sallallahu alaihi wa sallam àti ọlọ́run Allahu akbar láti kí àwọn ẹni ọlọ́run tí wọ́n wà níkàlẹ̀ àti bàbá ìmọ́mù àgbà ìmọ́mù ìlú agbègbè adámọ́lọ́wọ́ àyàtọ̀ ìmọ́mù Hamza àti àwọn ìfẹ́wà láti wà tàṣíl adámọ́lọ́wọ́ àyàtọ̀ àti ọ̀hún yóò bàbá Adam تقريب مدير المركز حبيب الله آدم عبد الله العلوي حدام الله وعياته kí ọkí ọ̀rọ̀ ọba pẹ́ta èyí tí wọ́n rọ́ àlàáfíà ní láti dàtẹ̀ mọ́ wọ́n náà jẹ́ olólùfẹ́ wa mọ́ wá tàrà kí ẹ́ jẹ́ Mùsọ́fà jẹ́ Mùsọ́fà mọ́ wá tàrà àwọn àfá gbogbo ẹni lẹ́ta lẹ́ta ìṣẹ́rù ọlọ́gbìn agbára níbi náà ìṣẹ́lọ̀ ìpìnlẹ̀ agbára ìkó ìgbà ọlọ́gbàlọ́gbà tí wọ́n tó tí alátọ́sọ̀tọ̀ pẹ̀lú bàbára agbára jíjù tẹ́lẹ̀ àdáńsì àpẹ̀lẹ̀sì ní ọlọ́ndàkùnbára rẹ̀ nílógún ọba ọgbà àwọn náà ọba tó rí gbogbo yí látàrí pàápàá ó ti wá dé gbogbo ibi tí ẹ̀yìn lọ́wọ́ lọ́ba lẹ́ẹ̀nà tó bàbá yìí lọ àkìní àkí màlẹ́bí àkí olórí àkí àwọn ọmọ àtàwọn olólùfẹ́ àkí àwọn olóyè ọ̀tún ọba òṣẹ́ ọba ìkẹta ìkẹrí bàbá ara ẹ̀dẹ̀rù gbogbo iná láti kí n tí kí wọ́n ti máa àwọn bàbá wa mọ̀dọ́rù náà kẹ̀lú náà láti kí wọ́n Lára wọn náà lè ti mọ̀ wá láti mọ̀ yìí. Bàbá ọba gígbé Àbìlẹ̀sì, Àdámsì, tó lọ lé yìí, in tó fi padàdà kádílẹ̀, wọ́n kàwá fún púpọ̀. Wọ́n kàwá fún púpọ̀. Orí ìrìn àjò láwà láti gbọ́, orí ìrìn àjò náà lámọ́ wá tó kò ní orí ìrìn àjò náà láti wà. Ṣùgbọ́n gẹ́gẹ́ ń ṣe sọ́kànkan wa nínú orílẹ̀ Islam, dáadẹ́ ọjà dá lórí wọ́n máa fẹ́ kí àwọn ọmọ tí ó kà máa tọ́jú àwọn gbogbo ìgbà kọ́nà ń bàtà tó rí bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀gbẹ́ rẹ̀ àti kan sílẹ̀ lábẹ́ lọ́tàtì ń bẹ̀ náà tí ń jẹ́ rìbá tilẹ̀ mọ̀lẹ̀rìsí àwọn àbá tó lélẹ̀ kí ó kà sí káàkiri ní gbogbo

wọ́n á gbàdúrà fáwọn èyí náà lọ́pàá nígbàtọ́lọ́ sí ọ̀dáta àtòsí àwọn òkúkú mọ́gbà tọ́jọ́ ètò yí kálùkú ṣe kí o bàbá ìtìlẹ̀ náà nù gbogbo wa náà kátara wọn mú wà sí ẹti tó wà sí ẹti fàdúwà ojúṣe wa náà làwọn náà wá ṣe gbogbo ẹjọ́ wá bí ilé ní ti tara èyí bàbá ti lọ Mo kí abára tàbárù tí ọmọ ìsọ́kàrọ̀ gbogbo ilẹ̀ mo kí wọn. Ní ara ìbáà, gbogbo àyókù atájú ọ ń jẹ́ ìgbìmọ̀ aláàfáà náà, àwọn náà wà ń bí. Òun lọ́jọ́ kí ń fẹ́ rántí àdíjì kan, táà alaihi wa sallam, Yorùbá Nabi, alaihi wa sallam, sí, sallallahu alaihi wa sallam, ẹ̀dá Yorùbá Nabi lẹ́ẹ̀kan sí, sallallahu alaihi wa sallam wọ́n lá nábi jòkó láàrin mùsùlùmí láì pẹ̀lú àwọn sàhádà rẹ̀ hatta rasulullah sallallahu alaihi wasallam bututan marata anabuwa mahallabi jòkó ọwá mọ́ka ó fi lálẹ̀ ọwá la ìlà kan ọjẹ́ ìlà elérìgùn mẹ́rin ọkọ̀ skúwà ọlá àti elérìgùn mẹ́rin ìlà kan láì ọ̀kan láì ọ̀kan sálẹ̀ ọ̀kan tàbí wàtàkì ìkọ́tẹ̀lì Àwọn tó lá ìlàkásá àárín ìlà ilégun mẹ́rin wàkátà kò tó kan àwọn ìdàn ayé ní ìlú ayọ́sàn. Àlẹ́lẹ́ kan wá fọwọ́ ńlá ìlà, ṣẹ́sẹ̀ ìlà àárín tó wà níbi ilégun mẹ́rin, ọlàbáì, ọlàbáì, ọlàbáì, ọlàbáì ìlà tí ń bẹ láàrin yóò ọmọ èèyàn lẹ́wọ̀ wọn mọ̀lọ̀kátùl mọ́rábáwò ilẹ̀ ilégún mẹ́rin yìí àjálù ọjọ́ tí ó lò láyé nù àmọ́ àwọn òtótò àárídà àwọn ìlà tó wà láàrin lọ́wọ́ tí ọ̀fẹ́ kọ́lé mo fẹ́ nípò àwọn nù àwọn ìlà tí wọ́n ń gbé lọ́tún lókì yìí anẹ́bí tó wá la àwọn ìlà kan sẹ́yìn ilé igun mẹ́rin lẹ́yìn ọ̀tà ọtúnlà ọtúnlà ọpọ̀ anẹ́bí wá sàlàyé pé ọmọ èèyàn lọ́wọ́ láàrin yíò ṣùgbọ́n ìlà ta là tó igun mẹ́rin ta fi yípo rẹ̀ yí ọjọ́ ẹkúrọ̀nì àwọn nǹkan tí a tún là sáàrin yìí àwọn nǹkan tí ó rí ti láyé nù àwọn ìta látẹ́yìn ọgbà àwọn èrò rẹ̀ pé máa dà máa dà máa dà máa dà tí ò ní ìṣèlú ṣùgbọ́n ma èèyàn nímọ̀ tó ti máa sáré lọ́sàn ní ọmọ sáré lóru tí tí bàbá fi lọ yìí tá a bá tí ẹ̀mí wọn òun tó túkù tọ́fẹ́ sí láyé bẹ̀lẹ̀ ní bàbá ẹ̀yìn àwátakù lẹ́yìn ní tí bàbá fi adé lọ́bá adé yìí èyí tọ́lọ ní yóò rí ti láyé nì nínú ètò orí òṣèrídà òṣèrídà òṣèrídà òṣèrídà títí bàbá ìjọ àti fún wa ilé ní ìjọ ọ̀nà jọra ìrọ́nà lọ Tọ́bá jẹ́ pé wàhálà wa yọ́wọ́ á pọ̀ ju tí ọlọ́run fẹ́ sí fún wa lọ. Ìlọ́run fẹ́ sí fáwọn ìdájí wà, ọmọdé àbàjẹ́ lẹ́bọ̀ ọlọ́run, ọmọdé àbàjẹ́ lẹ́bọ̀ àwọn ẹ̀dá ayé, ẹ jẹ́ kárí pé àrọ́lọ́run sí, káàkiri wípé àdùn ẹbí nínú, àdùn ọ̀rẹ́ nínú, àdùn ara nínú, àdùn nínú. Ẹnu àgbègbè bàbá lò ọdún mẹ́wàá, ẹ̀rí báyìí. Níjọ́ tí wọ́n kọ́ wá dọ̀ wà pé àwọn bẹ́ẹ̀ du oyè Chairman Local Government, kábà wọn gbàdúrà, níjọ́ náà lọ́hùn, à ń gbàdúrà. Nígbà wá pé àwọn sọ fún wa ní ẹ̀ ní ọlọ́run tó tọ́lọ̀ bí mọ̀ wá fíà. Nítẹ́ ń fà yí bọ́yá ní ọgbọ̀ sí, àmọ́ èyí tí ó jù Nínú ọmọ bẹ́bà jáde ń ni pé ń táa lótọ́ ọ̀bá bá ẹmẹ́jẹ̀ àbàjẹ́ lọ́dọ̀ ọlọ́pọ̀ tó ti kọ́lọ̀ ó ṣe ní tó kì ọ̀bá lọ. Ọjọ́ ilẹ̀ ayé kò sí fẹ́ni káàjà máa wá. Gbogbo ń tó kó lè jẹ́ lẹ́nu káàkì jẹ́ ni. Gbogbo ń tó kó lè ní lẹ́lòmí ń bọ̀ wá ni. Ọjọ́ ilẹ̀ ayé kò sí fẹ́ni káàjà máa wá. Ọjọ́ ilẹ̀ ayé kò sí fẹ́ni káàjà máa wá. Ọjọ́ ilẹ̀ rẹ̀ kò sí bẹ́ẹ̀ kan àjàmà wá. Ọjọ́ òun lè ní lẹ́yìn káàkiri rí. Gbogbo tó wù ká lè jẹ́ lẹ́lòmí bọ̀ wá jẹ́. Ipò kípò táà lè fẹ́ lẹ́ni sáà ń Ìgbẹ̀yìn ọlá àpẹlá sí bọ́ta ṣòkòkò. Ẹ jẹ́ ká wùwá lẹ̀kan lé sí wà àpìta rẹ̀. Ẹ jẹ́ ká wùwá lẹ̀kan lé sí wà àpìta rẹ̀. Kọ́kọ́ ni ọ, níbi tí kálùkù wá bá bá ní àjò wádé ẹjẹ́ àwọ̀ ọ̀la. Àwọn bá ń kẹjẹ́ ni àwọn òkúndé fámílì rẹ̀ ń bàjẹ́ lọ́wọ́ rẹ̀ ní àbọ̀ntòsí èèyàn mẹ́lú lọ ta fún látọwọ́ rẹ̀ níbi iṣẹ́ rẹ̀ ọ̀nyọ wọ́n ń tẹ́ ni àbọ̀nfàyàn síbi iṣẹ́ òun gbé àwọn èèyàn gá ní àbọ̀n rẹ̀ wọ́n lẹ̀ lójú ogun náà ni àwọn nìkan ti ní síwájú bọ́jágọ́ra ìjọba ní àwọn kan ti ní síwájú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

بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الخوفة وظل لربك والأرض إن شانئك هو الأبتر آه جماعة غريبات ìpẹ̀lú ògbòrọlọ́run wọ́n fẹ́ wá ṣòfò bá ti máa ṣokú bàbá àtọ̀rọ̀ pé lọ́la alágbára ọlọ́run àwọn àpá wa láti ogun olóòtú kàfíkàfíkà máa ń ṣe wà sí rí ìnira lẹ́nu ẹ̀rùn ààrẹ fún bàbá wọ́n wà ní fún ọgbọ̀n tẹ́jú àti wákàtí kan ní ààbò méjì ẹ̀ lẹ́yìn àyílá pẹ̀lú òun ọlọ́run láti wá ṣe tún ṣe wọn fún tí ń jọ bàbá àlẹ́ wa yóò sì wá kí àbá wa tàbí tí bàbá wa bàbá wa ìmọ́mọ̀ ọba yọ̀dá àbá tàbí kí wọ́n wá bá wa tèkó insha Allah rọ́là bẹ́ẹ̀ bá náà wọn lọ jìnà àti bẹ́ẹ̀ ni abẹ́ ìta kébí gbogbo àwọn ọmọ tí ó ń ta lọ́wọ́ kéèsì pápápọ̀ káwàá سلطان في طرف الجزة ما يشكون أمين جدته فقل بيتا وضاء حنافيته فقل بابا مجاجا فلا تبعلوا قبلا وفراته فلا تبعلوا قبلا وفراته